الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد lẹ́yìn tí a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú pé a dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ọba tí ọpẹ́ tọ́ sí ta tún wá sẹ́lẹ̀ kejì rẹ̀ pẹ̀lú pé a tọrọ kẹ́ẹ́ àti gẹ̀ fójíṣẹ́ ńlá anábíwa Muhammad sallallahu alaihi wasallam an bẹ̀lọ́ ọba subhanahu wa ta'ala kó ṣe wá ní musulmi òdodo kó ṣe wá ní ẹni tí ó gbọ́ islamu yé gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam ṣe rẹ̀ torí pé ẹ̀yin náà wo ìgbà tí òjíṣẹ́ ńlá ti fayé lẹ̀ ó ti lé ní ẹgbẹ̀rún ọdún ó ti lé ní àìmẹ́yẹ ọdún tó jí sí Ọlọ́run Ọba tó ti fàyè sílẹ̀ kò sí tàbí ṣùgbọ́n oríṣiríṣi àwọn èèyàn ni ó ti ṣe islamu lẹ́yìn ìgbà yẹn tó ti pé islamu ogun rege àbẹ́lòmí igan tí ó ti pàpẹ mọ́ra islamu tí ó sì pa àwọn èèyàn sí ti kì níyẹ̀ sí ṣe islam so èèyàn ní bùkátà sí pé ẹni tó bá fẹ́ tó bá bẹ̀rù náà Ọlọ́run Ọba nìyẹn o tọ́nà ọba sọ pé u'iddat lil kafirin ní pé iná yẹn mo pèsè rẹ̀ kalẹ̀ fáwọn tó bá ṣe kèfèrí pẹ̀lú mi a sì mọ̀ pé gbogbo ẹni tí ò bá ti ṣe islam kèfèrí náà ní ń ṣe so abẹ́lùmí gan tí ń ṣe islam tí ò ṣe islam tí annabi fi ilẹ̀ lè ṣe pé kèfèrí náà lòun náà ń ṣe o kí ni islam tó ṣe pé téèyàn bá ṣe èèyàn ní kábàámà èèyàn tún ní déwájú Ọlọ́run kó túnmọ̀ wá nǹkan míì kí mọ́ ó ti ní tọ́lọ́run ń fẹ́ náà so Ọlọ́run bá sọ pé inna ad-dīna Islam, Allāhi al-Islām ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ Ọlọ́run Islam so in tẹ́yàn fi ní bùkátà sí nìyẹn o kíyàn mọ̀ kí ní Islam òdodo ó ṣe ní láàánú pé in tọ́pọ̀lọpọ̀ ń pè ní Islam kọ́ ká mọ̀ pé ọkọ̀ ọlọ́run bá ká pariwo àbí káwọn ẹnìkan kó dó síwájú lásàlátù sunday kó a máa wí àwọn ọ̀rọ̀ táàmà túnmọ̀ rẹ̀ káwọn náà káwọn máa wí tẹ̀lé so but ọ̀pọ̀lọpọ̀ náà látara ìmọ̀ náà ni in tẹ́yàn fi gbúdọ̀ mọ́ èyàn ní bùkátà sí àwọn ìjòkóòmọ̀ àwọn ìjòkóòmọ̀ tí wọ́n ṣàlàyé pé ẹ̀sìn ẹ̀sìn ní kìí ṣe pé àwọn ìjòkó tí yíò ní pé ìjòkó tó mọ̀ wí tó mọ̀ túnmọ̀ rẹ̀ tí ọ̀nà ma wá wí tẹ̀lé tí wọ́n ma wá ní ó yá fowó ilé ilẹ̀ fowó tọ̀hún lẹ̀ fowó tìyín lẹ̀ so lára àwọn ọrú àwọn islam táwọn èèyàn ń ṣe nìyẹn tó ṣe pé kò sí láyà nabi sallallahu alaihi wasallam tó sallallahu alaihi wasallam téèyàn bá dé wájú ọlọ́run ọba pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́run ọba ò ní gbà o ọlọ́run o a lè là lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá ti sọ pé in tí mo fẹ́ jẹ́ kó ṣe ní ṣe ẹrú sì tún rò pé òun ó ṣe nǹkan òun Ọlọ́run ọbọ̀ òsì gbọdọ̀ má gbà lọ́wọ́ òun bẹ́lòmí ìgùn ò bẹ́lòmí ò sọ jáde pẹ̀lú ahán rẹ̀ ẹlòmí ń sọ jáde pẹ̀lú ìṣe rẹ̀ kí ni wọ́n ń sọ fún ọ pé nǹkan òjíṣẹ́ Ọlọ́run ọbọ̀ òsì nǹkan tó tún takú pẹ̀lú ẹ̀ ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé Ọlọ́run ọbọ̀ gbọdọ̀ má lọ́wọ́ rẹ̀ bójíṣẹ́ Ọlọ́run ọba gan òsì ìtumọ̀ tó ń ṣe nìyẹn náà ó wà lè là fọ́lọ́run ọba kalla ọlọ́wọ́ bá tóbi jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó lè là fọ́lọ́wọ́ bá èyí tọ́lọ́wọ́ bá bá bá là ní wọ́n tẹ̀lé tọ́lọ́wọ́ bá wá rí pé àwọn olùtẹ̀lé tí òun là kalẹ̀ ló ń tẹ̀lé ọlọ́wọ́ bó wà yọ́nú sí ọ kìí ṣe pé ó wà máa sin kan wà rò pé ọlọ́wọ́ bó gbà ìwọ bí ìta ni kí ni kí ló jámá òjíṣẹ́ ọlọ́wọ́ bá gan fúnra rẹ̀ gan annabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá máa kìlọ̀ fún pé à in ta gbé ọ lórí èyí mọ́kùn bẹ́ẹ̀ Allah bá máa sọ fún Nabi sallallahu alaihi wasallam nípa ilé fala yasuddunaka an ayati Allahi ní pé méjì kí wọ́n gúnrì rẹ kúrò níbi àwọn ayá ọlọ́wọ́ bá o wala tattabi' ahwa alladhina la ya'lamun e eh, mẹ́yẹ̀ gẹ̀rẹ̀ kúrò bí òdodo ta ti sọ̀kalẹ̀ ikó wá tẹ̀lé fẹ́nu àwọn tí ó mọ̀ kankan àtọ̀ríṣiríṣi àwọn ayata tọ́nà ọba ma fi ń pè ànábì pé in tí mo fún ọ ní òtẹ̀lé o in tí mo fún ọ ní òtẹ̀lé má ṣe nǹkankan látọ̀dọ̀ tara rẹ o bí òjíṣẹ́ ńlá ẹni tọ́nà ọba ti forí jì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó síwájú àtèyí tí ń bọ̀ tọ́nà ọba bá ń sọ báyìí fún ànábì kí ah, ní àsàlátù tá ń ṣe ò dáa àbẹ́wà ní eh, kíní kan kò dáa kò dáa náà ni kò dáa kò dáa ṣe rí gbogbo tán máa ń pè ní ìjọsìn làákàyè ò sí fi wọ̀n torí pé bó ṣe rẹwà sí bó ṣe rẹwà sẹ́lòmí yẹn ló kọjú sẹ́lòmí ẹ máa wo ẹjẹ́ ń fún alápẹẹrẹ kan ẹ máa wo àwọn nàṣọ́rọ́ ẹ máa wo àwọn christian àwọn tó ń pè láwọn láwọn ọmọlẹ́yìn jésù so ẹ máa wo àwọn ẹni yìí èyí táwọn rò páwọn fi ń jọ́sìn fọ́lọ́wọ́ bá ní pé kíyàn kó lùlù bá mú kó wá jó kó wọ́n jó kó wọ́n jó kó wọ́n jó kán bẹ̀rẹ̀ jó kán bẹ̀rẹ̀ sí lùlù lùlù lùlù kódà pásọ̀ náà kìjó mẹ́lẹ̀ àwọn ọmọ ọjọ́ wọn wá lè jó wákàtí kan wọ́n lè jó wákàtí méjì bí èyàn bá ṣe lè jó fọ́lọ́run sí lọ́dọ̀ tiwọn ni lọ́dọ̀ ẹlòmíì eléyìí ò bá láàká ìmọ̀ bóòlù yóò sì máa jó ṣùgbọ́n tí ò kó bá láàká ìmú ni pé ọlá pé wọ́kọ́ lòun ṣe ọlá pé o bá wọn ṣe ni in tí ò jẹ́ kó bá láàká ìmú ni tó bá yí pé in tẹ́lùmí in tí èyàn ṣe náà nù bí ó ti bá láàká ìmú lọ́lọ́ ti ẹ̀ náà nìyẹn bọ́rọ̀ ẹ̀sìn ṣe máa ń rínú ọ̀rọ̀ ẹ̀sìn kílọ̀kọ̀ ìgbàgbọ́ náà fi máa ń gbé so tí gbàgbọ́ yẹn bá ti wá rinlẹ̀ tán in tán bá ti pẹ̀lùmí láṣẹ kó máa ṣe gbogbo ẹ̀ náà ni ó máa ṣe so in tí èyàn fúgbọ́dọ̀ kan máa ṣe kankan ni pé in tí ọlọ́run bá bá fẹ́ òun láàmọ̀ sí eléyìí náà wá bá eré ìbá ó bá ẹlòmíì débi pé ẹlòmíì àsàlátù sáà náà ni kò kọ́ nípa pé kí ní jẹ́ ìsìláàmù ẹlòmíì gan bẹ́ẹ̀ bí pé kí ní jẹ́ ìsìláàmù kò mọ̀ ẹlòmíì gan òpó ìsìláàmù kò mọ̀ kí ni ìtumọ̀ la ilaha illallah èyí tó wá bá nínú jẹ́jù ni pé in tẹ́yẹ̀ ma fi ń jẹ́ mùsùlùmí gan ẹlòmíì gan ẹlòmíì fèlì ń bẹ̀ in tó ṣe pé ìdánwò tó ṣe pé òun ni ìwọ aljannáyàn àti ináyàn òun lọ́lọ́wọ́ bá mọ́lé lórí ẹlòmí sì tó fèlì ń bẹ̀ ó sì lóhun lọ sásàlátù ẹlòmí tí ń lọ sásàlátù sí ogún ọdún ni kò sì ní yé mọ́ pé nǹkan mí yàtọ̀ sọ́lọ́wọ́ bá kò mọ̀ pé Ọlọ́run Ọba nìkan là ń pè àkí ń pè nǹkan mí nígbà tó bá wọn ná àwọn tí ó wà lásàlátù in tí wọ́n fẹ́ kọ́ ní tí báwọn ó sì gba owó rẹ̀ náà ni àwọn òmọ̀jú báwọn ó sì gba owó rẹ̀ lọ in tí wọ́n ma sàlátù mọ́ nìyẹn pé bóò láṣe dájọ ọ̀kan lẹ̀ táàmà wá gbówó lọ àwọn èèyàn táwọn yóò ma wá pariwo gbogbo bí wọ́n bá ṣe fi hàn pé àwọn tó àwọn èèyàn sọ́nà ni àwọn ń ṣe kíníkà ni ṣẹ̀yìn náà ẹwọ oríṣiríṣi àwọn báyìí ẹwọ ẹlòmí tí ẹwọ ìyá mi títí ń lọ sásà látù látogún ọdún ìgbà tó tún fẹ́ kú báyìí nǹkan mí ló tún pẹ́ àsọ̀sọ́nà ẹ̀dàkùn bí àtúbọ̀tán burúkú ìṣe bó ṣe burú jáì tó torí pé yìí tí wọ́n ń kọ́ wọn lé lórí náà nìyẹn pé bó oríṣiríṣi àwọn nǹkan míì tí èsì islamu but mọ́jẹ̀ kí wọ́n tàn kí èyàn má gbàtàn jẹ́ o kò dìgbà téyàn bá tó dá sàlátù kíyàn tó sin Ọlọ́hun kò dìgbà téyàn bá tó dá sàlátù kíyàn tó sin Ọlọ́hun kò sì dìgbà téyàn bá tó sá sàlátù kíyàn tó jẹ́ mùsùlùmí gbogbo àwọn nǹkan yìí òun kọ́ lọ́wọ́ bá ń fẹ́ lọ́wọ́ wa ò bá ń fẹ́ lọ́wọ́ wa ni pé ká jẹ́ mùsùlùmí bó láti ṣe wá jẹ́ mùsùlùmí yẹn lọ́pọ̀lọpọ̀ ọmọ ó sì lóhun sàṣàlátù ẹ̀ ní tẹ́fì ilẹ̀ lòmí tí ń lọ́sàlátù tí ó túnmọ̀ kípe Jésù ìtẹ́rẹ̀ lòmí wọ́n ti wá ó ti wá di bí kásàmọ̀ pé mùsùlùmí ni wá ní pé àfin lọ sàṣàlátù kìí wá sí tọ́lọ́wọ́ bá fi ń mọ̀ pé mùsùlùmí nù a lè là lọ́lọ́wọ́ bá lọ́wọ́ kìí sí tọ́lọ́wọ́ bó fi wọn mùsùlùmí rẹ nù ìwọ́kọ́ ló là lọ́lọ́wọ́ bá lọ́wọ́ ìwọ́kọ́ èyàn kọ́ lèyìn ó là lọ́lọ́wọ́ ọba lọ́wọ́ òfin tọ́lọ́wọ́ bá ti gbé kalẹ̀ fún ọ ládéhùn láàrin wa àtọ́lọ́wọ́ bá torí gbogbo wa báyìí ọlọ́wọ́ bá ti bá wa sàdéhùn ọ ọlọ́wọ́ bá kó wa jáde lára nẹ́bí ádámà ọlọ́wọ́ bá sì bẹ́ni kọ̀ọ̀kan wa sàdéhùn àwa náà sì jẹ́rìí sàdéhùn yẹn pé bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ìwọ la jọ́sìn fún ìdí tọ́lọ́wọ́ bá fi ṣe lè bẹ́ẹ̀ ni pé ká má fi láwíjàre kankan náà lójọ́ ọgbìn dè náà ni pé ọlọ́wọ́ bá èmi ò mẹ́ni àbí ọlọ́run à ah, ò bá wá kó gbogbo wa náà kó wá sọ fún alẹ́ ọkọ̀ kan èyí tẹ́ èyí tó fi pé ayé là tó mọ̀ yìí ọlọ́run bá ti sọ fún wa ọlọ́run bá tún rán àwọn òjíṣẹ́ fún wa ọlọ́run bá tún sọ tírà kalẹ̀ kí ló tún fẹ́ kó tó gbọ́rọ̀ sọ ọlọ́run bá lẹ́nu kí ló tún fẹ́ kó tó ṣe islam òdodo ṣùgbà tọ́lọ́run bá bá tó sọ kalẹ̀ kalẹ̀ pé ah, ó yá masasa látù mọ́ ó yá báyìí ya islam ni ni kó wádìí ń pa kó wá bẹ̀rẹ̀ sí ń wá mọ̀ ìjókòó ẹ̀sìn ni o mọ́ jókòó ìjókòó tán ti ń kọ́ àwọn èèyàn nípa ẹ̀sìn òun ni o mọ́ wákí ẹ̀sìn ẹni kó mú lọ́kùnkúndùn ẹ mọ́ owó ẹlòmíì nínú ẹlòmíì náà ti ń lọ́sàn látò ẹlòmíì kírun wà ẹwọ́n ẹlòmíì kò ní kírun ó sì lóhun lọ sásà látò sí ni àsàlátù lọ yá ìyá ẹ̀yà lọ sásà látò ó sì lóhun lọ ẹlòmíì ò ní kírun ibẹ̀ ìdí ọjà náà ni irun ó ti bá ìdí ọjà náà ni irun ó ti wọlé mẹ́lá so kí aláǹfàní àsàlátù tó ń ṣe ṣe ìwọ ló ń yàn fọ́lọ́wọ́ bá yín tó ṣe àtẹ́yí tó ní ṣe àbí ẹ wo ìgbéraga mi èèyàn sọ́lọ́wọ́ bá yín tọ́lọ́wọ́ bá fẹ́ ò ṣe èyí tọ́lọ́wọ́ bá tó rò pé kásà máa ṣe ká máa ṣe pẹ́pẹ́ ń fúrú ẹlòmíì máa ń wò pé ẹlòmíì fẹ̀mí balẹ̀ pé kí wá ní àsàlátù kan àpèjúwe tí mo ti fún wá fún alẹ́ kan ẹwà àwọn táwọn náà lùlù sí ẹ̀rù páwọn náà tẹ́ bá lọ sọ fáwọn tán lùlù tí wọ́n ń jó ní chọ́ọ̀chù tí pásítọ̀ ń fi jó sí sámúsámú tọmọ̀jọ́ ń lu ìlù tí ń làágùn sí ẹ̀rù pé tẹ́ bá sọ fún wọn pé yìí tí wọ́n ń ṣe yìí ò nítumà sí ẹ̀rù pé wọ́n gbà yín gbọ́ wọ́n lè gbà yín gbọ́ láyé láyé kò sí kún wọn ò ní kìí ṣe pé kíyàn mọ̀ kí ní Islam òdodo tọ́lọ́wọ́ bá fẹ́ lọ́rọ̀ wa kí la fi máa jẹ́ mùsùlùmí kí láwọn nǹkan tó yẹ ká máa ṣe so a ti sàlàyé fún wa níbi ìjòkó tó síwájú pé ìsìláàmù oníbèyàn ṣe ń jẹ́ mùsùlùmí òun náà ni ìjẹ́rìí sí ṣàhádà kẹlimatu ṣàhádà gbólóhùn ìjẹ́rìí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammada rasulullah kí a jẹ́rìí pé kò sí nǹkan tó tọ́ sí ìjọsìn àyàfọ́lọ́wọ́ bá kí a sì jẹ́rìí pé òjíṣẹ́ Ọlọ́run Ọba o ànábì o wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run Ọba ni so kí a jẹ́rìí sí méjèèjì lèyàn fi ń jẹ́ mùsùlùmí ẹ wá rí pé níbi gbólóhùn méjèèjì yìí ibi báyìí gangan lọ́pọ̀lọpọ̀ tí ma ń lọ́pọ̀lọpọ̀ gan tí ma ń fèèlì lọ́pọ̀lọpọ̀ tí ma ń fèèlì láti bí báyìí gangan tá bá mú gbólóhùn gbólóhùn yìí abala méjì lónìí abala kan wà tó ti pàá fi ń fi ìjọsìn rinlẹ̀ fọ́lọ́run ọba nìkan ṣoṣo abala kejì táà fi ìtẹ̀lé táà fi ń fi rinlẹ̀ fún òjíṣẹ́ ńlá anábì Muhammad sallallahu nìkan ṣoṣo so tàbá wo abala lákọ̀ọ́kọ́ abala lákọ̀ọ́kọ́ ìlà fẹ́ gbéyẹ̀wò lónìí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba àti kọ́kọ́ sàlàyé fún wa pé kẹ́límà ṣàhádà yìí kò lè wúlò fẹ́ni tó tún gbà lọ́kàn ara rẹ̀ tó tún wá fi ń ṣiṣẹ́ ṣe nínú iṣẹ́ rẹ̀ so ìgbà báyìí ni ẹni yóò tó jẹ́ mùsùlùmí so bákan náà tàbá wo apára ọkọ̀ nú kẹlìmẹ̀ yí pé ashhadu an illallah àrí la ilaha illallah tọ́pọ̀lọpọ̀ ń kípè tọ́pọ̀lọpọ̀ ń kípè lásà látú la ilaha illallah tó tún mọ́ sọ tó mọ́ tú fún ẹ tún wá rẹ lómi náà bí wọ́n ṣe ń kọ lórin tó lásàlátù náà bí wọ́n tún sọ fún wọn tó ní gbogbo àwọn ibi tán lọ náà tó tí wọ́n ń wí fún wọn tó wàláyé ẹlòmí ń bọ̀ sàárì o ẹlòmí ń pe ó kọ barhama ẹlòmí tí ó sì pé barhama ẹlòmí náà ń pè nǹkan mi ẹlòmí náà ń pè nǹkan mi pé ah, eh, kìníkan kìníkan oríṣiríṣi làwọn èèyàn ń pè oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń pè kódà ẹlòmí ń pè Ṣàngó tààrà ẹlòmí ń pè Ṣàngó tààrà òun ò tí ẹ kò fi kankanlá nípe à nípe ẹnu òun pè Ṣàngó tààrà bẹ́ẹ̀ ni pé tọ́ wọ́lá Ṣàngó àbí oríṣiríṣi nǹkan so gba àwọn kan yí ẹbọ ni o bọ̀ síbẹ̀síbẹ̀ káléyàn wá mọ̀ túnmọ̀ la ilaha illallah tí yàn wí ni èyàn mọ̀ pé àà ah, kò sáyè fún gbogbo orú nǹkan báyìí nínú Islam ẹni bá fẹ́ ṣe gbogbo orú nǹkan báyìí òun náà sì mọ̀ pé òun fẹ́ dágbére fún Islam ni so òun mọ̀ pé òun fẹ́ dágbére fún ẹ̀sìn Islam ni ṣe rí gbólóhùn la ilaha illallah yìí gbólóhùn la tó wà ń bí abala alákọ̀ọ́kọ́ bí shahada yìí gbólóhùn la ilaha yìí ìtumọ̀ rẹ̀ kìí ṣe pé kò sọ́bà kan àfọlọ́hun ẹ rí pé kò sọ́bà kan àfọlọ́hun náà ma ń tú sí kò sọ́bà kan àfọlọ́hun bọ̀tẹ́ ẹ bá sàkíyèsí láti gbogbo ìgbà tẹ́mi ti ń sọ̀rọ̀ bẹ́mi ṣe ń tú ni pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àyàfọlọ́hun ọba ìtumọ̀ gbólóhùn la ilaha illallah ìlàá ìlàá tẹ́yìn náà bá rí ìlàáhù ìlàáhù ìtumọ̀ ìlàáhù ni ẹni tí wọ́n ń jọ́sìn fún ìláhù ni ẹni tí wọ́n ń jọ́sìn fún ẹni táwọn èèyàn ń bọ tí wọ́n ń jọ́sìn fún wọ́n wá ní láà gbogbo anẹ́ láàbùmọ̀ láà pé kò sí láà ìláhà kò sí ń tà ń jọ́sìn fún kò sí ń tà gbọ́dọ̀ mọ́ jọ́sìn fún kò sí ìkàtọ́ tó tọ́sí ìjọ́sìn wa ìlàlọ́ ìjọ́sìn wa o ẹnìkan náà ló yẹ kó wà fún illa Allah àyàfi Ọlọ́run ọba nìkan ṣoṣo kẹtù wọ́n sì túnmọ̀ la ilaha illallah ní pé kò sí ní tàn jọ́sìn fún àyàfi Ọlọ́run ọba àà eléyìí wíkú igbá ni o pé kò sí ní tàn jọ́sìn fún àyàfi Ọlọ́run ọba ara ìtúmọ̀ ní pé gbogbo tíyàn bá ń jọ́sìn fún Ọlọ́run ọba ni ara ìtúmọ̀ la ilaha illallah ní pé kò sí ní tó tọ́ sí ìjọ́sìn kò sí ní tá gbọ́dọ̀ mọ́ jọ́sìn fún kò sí ní kankan tá gbọ́dọ̀ mọ́ jọ́sìn fún àyàfi Ọlọ́run ọba Allah kìí pé kò sọ́bà ká fọ́lọ́wọ́ bá ara mẹ́líkù lọ́bà kìí sì túnmà ìláhà ní tán jọ́sì fún láìláhà kò sí nkankan tó tọ́ sí ìjọ́sìn wa kò sí nkankan tá gbúrọ̀ mọ́ jọ́sìn fún illallah àyàfi ọlọ́run ọba Allah nìkan ṣoṣo kò sí kìí sì túnmà ní pé kò sọ́bà ká fọ́lọ́wọ́ bá ṣẹ́ríká ní èèyàn mọ̀ túnmà láìláhà yìí ni ah ọ̀pọ̀lọpọ̀ àwọn tí múni lẹ́rú sí látara pé sàárì lágbájá sàárì bàbá kìníkan lábẹ́ òkúta sàárì kìníkan nílọrin sàárì kìníkan lẹ́kọ̀ọ́ sàárì kìníkan níbìkan táwọn èèyàn ń gbáyé pẹ̀ síbẹ̀ tí wọ́n ń gbáyé pẹ̀ síbẹ̀ káwọn èèyàn ń bú tán ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn kan báyìí wọn ò mímọ̀ la ilaha illallah ni pé kò sí kankan tá gbọdọ̀ mọ́ ìjọsìn wa yálà èèyàn ni yálà màláíkà ni so kò sí nǹkankan tá gbọ́dọ̀ wọ́n jọ́sìn fún so eléyìí nígbàtá tó ti yá pé kò sí nǹkankan ó ti kó gbogbo nǹkan sínú kìí ṣe àwọn tó ń bọ́gí bọ̀pẹ̀ nìkan lẹ́lẹ́bọ ẹni tí ń pe wòlíì náà ẹlẹ́bọ lòun náà o tí nǹkan ó ṣẹlẹ̀ sí tó ìpé barahama ni ó mọ̀ pé tí nǹkan ó ṣẹlẹ̀ sí tó ìpé búlálà ni ó mọ̀ pé tí nǹkan ó ṣẹlẹ̀ sí tó gbé oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi làwọn èèyàn ń pè tí nǹkan ṣẹlẹ̀ sí tí núra ni ó mọ̀ pé núra núra gbàmí wàtí oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe wá rí ṣètọ́n wọ́n mọ̀ pẹ́lú mi ò ní ṣẹbọ tààrà ṣùgbọ́n ṣètọ́n tí wá mọ àwọn ọ̀nà oríṣiríṣi tí wọ́n gbà ṣẹbọ tí wọ́n ó ti mọ̀ pẹ́lú mi ò ní ṣẹbọ tààrà pé yóò tètè kẹfín ẹlòmí ìsìrè òun ò ní bùká kò sí tó kàn òun ṣẹbọ lọ́run Ọlọ́run náà ò ní kù ńlá àti ìfirú ẹni bẹ́ẹ̀ sínú náà lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ àìwọ́ tó kù ńlá Ọlọ́run bá láyé láti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá tán sọ fún ọ pé mọ́ pé wòlíì lágbájá wọ́n sọ fún ọ pé ọlá bàbá kìníkan ẹlòmí fọlá fọlá fọlá fọlá tọrọ débi pé ó gbàgbé Ọlọ́run bá gangan fúnra rẹ̀ kí ló kàn pẹ̀lú ọlá ta ni ta ló sọ fún ọ pé lọ́lá ọlá bàbá alágbájá ọlá bàbá kìníkan ọlá bàbá kìníkan bóòló ṣe bóòló ṣe tọ́ kí a máa fọlá fọlá fọlá fọlá tọrọ fọlá tọrọ gbogbo gbà ilé yóò bá wọn ilé yóò bá wọn so ọlọ́wọ́ bá nìkan ni ẹjá pé in tó lọ́wọ́ bá sọ nìyẹn pé ẹ pè mí ud'uni astajib lakum pè mí tààrà ìrọ ẹrù mi ló jẹ́ má kagara má ṣe ìgborígbóyà má ṣe ìgborígbóyà má ṣe ìgbéraga pé èmi Ọlọ́run Ọba tààrà ìdọ̀ Ọlọ́run pé wọlá kìníkan ìwọ́n ẹ̀yìn ẹwòye sí láti jọ yìí kí èyàn máa wọlá wọlá wọlá wọlá wọlá kò wá sádùá tí èyàn fẹ́ sí ìwọ wá wò jíṣẹ́ Ọlọ́run Ọba nígbà tó jíṣẹ́ Ọlọ́run Ọba fẹ́ sọ̀rọ̀ ọlá àtàlò jíṣẹ́ Ọlọ́run Ọba fi ń ṣe tí ẹ̀ wọ àwọn àdúrà Nabi sallallahu alaihi wasallam tí ó bá fọ́lá tọrọ yóò tún fọ́ Ọlọ́run ọba bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ni bí àwọn ọlá pé wọ́n Ọlọ́run ọba ló lè ṣe wọ́lá pé kìníkà kìníkà kí wá ní ó tó ìgbé ìwọ tó ń sọ pé ẹrú Ọlọ́run ọba àbí ẹ lọ sí kábàrí àwọn ẹni ire kẹ́ lọ bẹ̀lọ́n gbogbo àwọn nǹkan yí ẹbọ ni o o ń takò gbólóhùn téèyàn ti ń jẹ́rì ìjẹ́rì téèyàn jẹ́rì èyàn bá àwọn ẹlòmí ìgán òdé sáré yóò túnmọ̀ pé la ilaha illallah o ń lọ sí kábàrí ẹni tí ò yẹ kó lọ tí èsì pé òun sàbẹ̀wò sí kábàrí pé o kàn fẹ́ rántí kú ni pé irú àbẹ̀wò tó tọ́nù pé mo fẹ́ rántí kú èyàn wá lọ bó wá dé kábàrí ìwọ náà wá kúnlẹ̀ wá bẹ̀rẹ̀ wípé àà ah, wà bẹ̀rẹ̀ sí ń bẹ lọ́hun ní kábàrí ìran ẹbọ ni o àwọn ìran ẹbọ oríṣìíríṣìí ma wà albarka kí ní kábàrí àbẹ́lómi gan yóò tún máa pẹ́ ni tó wà nù sàárè eléyìí ẹbọ tó ti ẹ̀gbéyàn kónú Islam lélẹ̀ ẹni tó wà nù sàárè gẹ́gẹ́ ni ó mọ̀ képe pé ah ó yá bàbá alágbájá ah àbẹ́lómi tí ó lọ sí sàárè pé mọ́ sún o ọmọ rẹ̀ ṣẹ̀ wọlé ìwé ni o bàbá ń bàbá ló sí ní ọmọ sùn torí pé ọmọ rẹ̀ wọlé ìwé àmọ́ sùn ọmọ rẹ̀ ṣẹ̀ wọlé ìwé ni o ó gbọ́dọ̀ mórí já o ó gbọ́dọ̀ mórí já o ó gbọ́dọ̀ parí láyọ̀ o tí yá mi ó mọ lọ síbi sàárè lọ́mọ pẹni tó wà ń bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ èyí tán fi ní ká mọ̀ mọ́ sí sàárè sílé gbogbo àwọn hikimata nabi wírí ń bẹ́nu Ànábì ò fẹ́ kálù mọ̀ òun máa ṣẹbọ bọ̀bọ̀ wọ́n bá ń sàlàyé gbogbo àwọn kìíní ìfẹ́ lòmí wọ́n tún dé wọ́n tún dé wọ́n tún dé wọ́n tún dé wọ́n tún dé lẹ́lòmí ń pariwo wọ́n dé bí Islam rí ò sí ní bàjẹ́ náà dé ìtàn dé fúnnù ìgbà tó olóòsìn sílé ìgbà tẹ́ àbí àtàwọn èèyàn takú bọ́n òsìn ta ló mú wọn sí òun kálukú bọ́lọ̀ ń pàdé náà ni ó kàn sí pé kò ní ṣe tún ṣe máa ń gbà àwọn olókùnbáwọn òun kálukú ó rí òdòdó wájú Ọlọ́run ọba so nítorí náà gbólóhùn la ilaha illallah ẹlòmí kan ń wí láhán ni kódà ẹlòmí o mọ̀ ẹlòmí ma ń sa ọgọ́rùn ọgọ́rùn márùn lójúmọ́ ọgọ́rùn márùn ọgọ́rùn mẹ́wàá lẹ́lòmí ma ń sa lójúmọ́ pé la ilaha illallah tí ó ma wí tí ó ma wí tí ó ma wí kò sì mọ̀túnmà tó ń wí kò mọ̀túnmà tó ń wí ìwẹ̀ pé ọlọ́run ọba tààrà pé ọlọ́run ọba tààrà so nígbà tó bá fọ́lá àwọn ẹni rẹ̀ sí gílé tó wípé gbogbo ògbà àwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ ni wọ́n fi sádùá tó fẹ́ fi pé ọlọ́run ọba kí é sí pé gbogbo ògbà àwọn àdúrà tó bá fẹ́ fi pé ọlọ́run ọba ó tún fa àwọn ẹni rẹ̀ sí àdúrà tó fi ń pé ọlọ́run ọba tó dọ́ọ̀fà ó tún kọ́ àwọn ẹlòmí ìpapọ̀ mọ́ nítorí náà tí yàn bá mọ̀ túnmọ̀ la a rí pé gbólóhùn la ilaha illallah kí ló kọ́kọ́ síwájú rẹ̀ òun náà ni láà tí ń kọ̀ fún wa pé ká má ṣe nǹkan láà ó túnmọ̀ pé ẹni bá fẹ́ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ kọ́kọ́ pa ẹbọ tì ná kìí ṣẹni tí tó ń kó ẹbọ papọ̀ mọ́ ìsìláàmù so eh, kí ló la ilaha illallah so kíyàn kọ́kọ́ kọ ìṣẹbọ fún gbogbo nǹkan àkíyàn kọ́kọ́ kọ ìjọsìn fún gbogbo nǹkan kíyàn kọ ìjọsìn kíyàn kọ fún gbogbo nǹkan o ní fi ìjọsìn nílẹ̀ fún gbogbo nǹkan ní tí nǹkan yóò bàjẹ́ kò bàjẹ́ màláíkà kò bàjẹ́ annabi wa muhammad sallallahu alaihi wasallam annabi ò fẹ́ jẹ́ òsìn ayé ma mú yàn tipátipá ni annabi ò fẹ́ jẹ́ òsìn ó sì ní ẹ̀rẹ́ dandan ó sì annabi sallallahu alaihi wasallam annabi sọ pé ò gbọ́dọ̀ sí òun má sọ mí dẹni tẹ́ẹ̀mọ̀ sí ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ ànábì wà lórí ah la ilaha illallah ẹlòmí o yóò rojọ́ wájú ọlọ́wọ́ bá fa ànábì sallallahu alaihi wasallam wà lórí ibùsùn kú lọ́wọ́ ànábì tún wá ń pariwo pé ẹ má sìn mí fa lẹ́yìn tí n bá lọ tán ẹ má sọ sàárè mi di tẹ́ mọ́ sìn fa ẹlòmí sì tún sẹ́ ànábì sallallahu alaihi wasallam tí èyàn ma mú yàn tipatipa in tẹ́yàn ò fẹ́ in tẹ́yàn ò fẹ́ sí èyàn ma mú yàn tipatipa ni pé ààrẹ òjíṣẹ́ Ọlọ́run bá nírẹ̀lẹ̀ ni ànábì ò ní ẹ̀ onírẹ̀lẹ̀ ni òjíṣẹ́ ńlá onírẹ̀lẹ̀ òjíṣẹ́ ńlá kò ní sọ pé kásì òun náà àwa la mọ̀ pó tọ́ sí ìwọ mọ̀ pó tọ́ sí Ọlọ́run ò mọ̀ pó tọ́ sí àbí ìwọ mọ̀ ju Ọlọ́run ọba lọ nínú mọ̀ kékeré rẹ̀ tó mọ̀ ju ibi tó wà lọ́fà tó rí ẹ̀yìn ara rẹ̀ onímọ̀jọ́ Ọlọ́run ọba lọ ẹwọ bẹ́lòmí ṣe ń tara rẹ̀ ẹwọ bẹ́lòmí ṣe jẹ́ kí ṣe ìtọ́nù tọ́hun ẹwọ kó bàṣàn tẹ́ pẹ̀lú ṣe ìtọ́nù so èyàn kọ́kọ́ gbogbo tí ń jẹ́ pé wọ́n ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fọ́nà ọba èyàn kọ́kọ́ gbé jù sílẹ̀ náà kìí ṣe mùsùlùmí lẹni tí ń kírun títí tún fi àwòrán pé àbí nǹkan kan kọ́ra kìí ṣe mùsùlùmí lẹni tí ń kírun tuntun sọ pé ọmọ òun òun ó sín gbẹ́rẹ́ fún sọ́lá gbẹ́rẹ́ òun ni ó mọ̀ ní tí ó mọ̀ sí òun ó sá gbẹ́rẹ́ bọ́ mọ́ lórí àti lọ́rùn àti lára àti níkùn àti gbogbo ibi tó tó bá lè sá gbẹ́rẹ́ bò ó dé àbẹ́lómi ò à yóò wé nǹkan mọ́mọ́ lọ ọmọ kékeré lọ́wọ́ báyìí ni èyí tí ó mọ̀ dáàbò tẹ́ bá ti rí kìíní mọ́ kó bọ́ mọ́ lọ́mọ ọmọ tó ṣẹ̀ dáyé mọ́ kó bá a má kó bọ́mọ lọ́mọ má ti àìgbàgbọ́ ti ẹ kó tún jẹ́ kọ́mọ rẹ̀ jogún rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ọlọ́run ọba ni ẹ gbẹ́kẹ̀lé ọlọ́run ọba ni ẹ gbẹ́kẹ̀lé gbogbo àwọn ànábì sallallahu ti fún wa ní gbogbo ohun tá a máa ṣe bójọ́ mọ́ kékeré ni bójá gbàlagbà ni ó ní tó lè wí fún bó bá ti ẹ̀wà mọ̀ kankan só lè pọ̀ ọlọ́run ọba tààrà ní pé ọlọ́run máa bá ń sọ́mọ̀ mi kí ló lè ń bí pé ó tọ̀ ọlọ́run máa bá ń sọ́mọ̀ mi o ọlọ́run ma bá ń sọmọ mi o ewu ni ma sọ àso mọ́ ẹlùmí òbí mọ́ yóò tún orí ẹbọ náà ló tún fẹ́ rí ọmọ lé lórí yóò sùn kan mọ́ lọ́wọ́ yóò sùn kan mọ́ lọ́rùn yóò tún wé mọ́ àwé mọ́ àlọ́mọ́ oríṣiríṣi èyí tí ó sàngbẹ́rẹ́ ó sàngbẹ́rẹ́ oríṣiríṣi ẹlùmí náà ọjà yóò rò pé ọjà òun gbogbo orí èèyàn báyìí náà sì ń pàpè mọ́ra pé la ilaha illallah tí bá kọ́kọ́ dọ́jà láàárọ̀ yóò ti láwọn nǹkan tí ó kọ́kọ́ fi kọ́ àbó ti ní àwọn nǹkan tó fi kọjá ẹlòmíì náà ilé ó ti láwọn nǹkan tó fi kọ́lé kùn dúdú kan báyìí ni kò sí kò sáburú kankan tí ó wọlé aburú sì ń wọlé sí jáde látàárọ̀ nínú ilé wọn náà èyí tọ́mọ èèyàn fi ronú ni pé gbogbo táwọn èèyàn wá kìrẹ́tẹ̀ fi wá tíyàn pẹ́ ọlọ́wọ́ bá tààrà gangan fúnra rẹ̀ àbí kíyàn lo àwọn ojúpọ̀nà tọ́lọ́wọ́ bá fẹ́ kíyàn wá gbẹ́kẹ̀ lọ́lọ́wọ́ bá so wá túmọ̀ pé ibi tá ń fi kòun dúdú wé nínú ilé mi oríṣiríṣi aburú ní ṣẹlẹ̀ nílébẹ̀ ẹlòmíì tó fi nǹkan kọ́ mọ́ ọmọ òun kú látara àgbónẹ́ni kí wá ní kílé ọmọ òtúnjẹ kọ́ mọ́ ó tún ṣe ẹbọ lára ọmọ tó fi tó fi kú ṣẹ́wọ̀n nǹkan ẹwọ oríṣìíríṣìí nǹkan báyìí ṣẹwọ oríṣìíríṣìí nǹkan báyìí so gbólóhùn la ilaha illallah tí èyàn bá mọ̀ túmọ̀ rẹ̀ ní gbogbo àwọn nǹkan báyìí bó wọn ò ní wọn ò ní yànnà náà ẹ̀fẹ́ lómi torí bóò ló ṣe mú wá million mọ́ lọ́wọ́ báyìí tó ń fi ilẹ̀ lásàlátù bóò ló ṣe mú wá tó bá sàlàyé la ilaha illallah fún ṣe bí tẹ́lòmí ti ń sin nìyàn ó tún fi nǹkan kọmọlá àbẹ́lòmí sọ́ọ̀pù ni ẹlòmí ẹlòmí ó tún pẹ́ yóò tún pẹ́ ẹlòmí yóò tún pẹ́ àfà gan àfà mo rí ipá àfà ní ẹ̀dàkùn mo ṣẹ̀ sí sọ́ọ̀pù kan sí ibi báyìí báyìí ni bíyàn bá sọ bẹ́ẹ̀ fẹ́ mi ma bẹ́lọ́n ni o mi ò ní kankan tí ń fún ọ tó bá sì lọ bẹ́lòmí ẹlòmí tí ó parọ́ fún wọn tí ó fún wọn kan ó fẹ́ kó bọ́ wájú Ọlọ́run Ọba ni o bí ó ṣe kó bá kìyàmà rẹ̀ wájú Ọlọ́run Ọba bí intaniyàn wà nù ṣètọ́nì ò ní wá bọ́ níbọ̀ pásítọ̀ ìbá àfáà náà ni àwòrán àfáà náà ni ó wà gbé bọ̀ èèyàn náà ni ó sì lò wá bọ̀ kò ní wá níwà pásítọ̀ ṣé ó gbọ́rọ̀ sí pásítọ̀ lẹ́nu ni ṣé ó gbọ́rọ̀ sí pásítọ̀ lẹ́nu ni àfáà náà ni ó wà bọ̀ náà àwọn kòkò yìí kòkò yìí ó mọ ẹyẹn kòkò yìí yóò gbé lọ sí abẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ wà mọ̀ oòrùn jẹ láàrin òru tàbí abẹ́lòmígẹ́ ẹlòmígẹ́ tún gbẹ́bọ mùsùlùmí mi ní tẹ́ fi dáwùjọ mùsùlùmí mi àwọn bí tó yí pé wọn mùsùlùmí náà gbé bẹ̀fà ẹ sì máa bẹ́bọ pàdé lóríta ẹ máa bẹ́bọ pàdé àwọn kódà àwọn ẹbọ a máa pàdé bí ẹbọ mẹ́ta gan a máa pàdé bóyá àwọn tí wọ́n ń gbé gan bóyá wọ́n tún pàdé ara wọn gan lóru pé ẹ̀yin náà gbé wá kọ́tọ̀ ọlọ́run ó gbájọ gbogbo wa o ìmọ̀pẹ́ iná a máa gbé èmi náà ń gbé o ìmọ̀pẹ́ iná a máa gbé ọ̀tọ̀ ọlọ́run ó gbájọ gbogbo wa ìtẹ́ iná lé èmi náà lé nǹkan ni àbí nǹkan ní lẹ́yìn ni òun náà lé nǹkan ni gbogbo tààjọ ń lé ọwọ́wọ́ tẹ́ o gbogbo àwọn kan báyẹ̀ bọ́ ni èyàn sì ti di kèfèrí látara rẹ̀ ó wá ṣeni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àfáà mí in tó fi ń já àfáà fáwọn èèyàn nìyẹn ní káwọn èèyàn wáwájú rẹ̀ kó sí ètùtù fún wọn ètùtù jíjẹ múmu ni àbí oríṣiríṣi àbí kí èèyàn máa parọ́ kí èèyàn máa parọ́ pé òun rí tí ó sì rí kankan so gbogbo àwọn kábà ẹbọ ni anábi sallallahu alaihi wasallam anábi hmm. ní gbogbo ẹni tó bá lọ bá ẹni tí ń sọ pé òun mọ̀lá àbọ̀ òun mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ wo ò sọ pé kò fi kò fi klọ́sì pé àfáà ni òkùránì ní wò anábi ò fi ṣe o nígbà fẹ́ tí ma ń lo kùránì nára o kí ló fẹ́ ma wo tó bá sì yóò wà ká àyà kan àwọn orí pé kìníkà kìníkà so àwọn ah, mo rí pé ládánwò ah, kò ládánwò ló wáwájú rẹ̀ ó tún wá rí bóyá ó rí pé àgbàlagbà ní àdánwò ọmọ ló gbé yín wá àbí mo ti ní àbẹ́ ẹni kò rí kankan owó tẹ́ mú wáyẹn àti owó tẹ́yìn náà fẹ́ náà oyin tó wá gbà nìyẹn ọ̀lá pé ìmọ̀túnmọ̀ la ilaha illallah tẹ́ẹ̀ ń wí láti jọ ní pé àwọn lè wo ohun ma tí ó ṣẹlẹ̀ pé à Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá lọ bárú èèyàn báyìí so tó wá gbà gbọ́ pẹ̀lú nǹkan tó sọ irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí pẹ̀lú nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run bá so téèyàn bá mọ̀ túnmọ̀ la ilaha illallah téèyàn ń pè ní gbogbo àwọn kaba èèyàn ní ma dánwò kí ma lọ sí ilé pé kí ló kọ rẹ̀ islamu kọ́ájò ẹ̀sìn kọ́ájò ẹ̀sìn kọ́ájò àìsí kọ́ájò ájò ẹbọ ẹ̀sìn kọ́ àìsí kọ́ájò ẹbọ kí ní jẹ́ pé ẹ̀sìn kọ́ájò ibo láti rí gbogbo àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ṣètọ́nù kan gbìn sáwọn èèyàn lẹ́mìí báyìí tí ó fi ba la ilaha illallah jẹ́ mẹ́yànlá àbí ṣé rò pé la ilaha illallah kí ẹkẹ ma wí lásán ni láì mú sí àtọ́bá jẹ́ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní wọ aljanna ọlọ́wọ́ bá nìyẹn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ẹni tó mú ṣẹ tó mọ̀ la ilaha illallah kò ní bọ nǹkan mí yàtọ̀ sọ́nà ọba kò ni pé kí ẹ máa wọ́n gbà pé eh, ẹnìkan mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la pé wọ́n bá ń wo àkọsẹ̀jáyé rẹ̀ ìpáǹlẹ̀ ọmọ yìí pọ̀ ẹ bá wo kí ni kí lòun ti ẹ̀fẹ́ jẹ́ lọ́la náà kí wá lòun ó sọ fún yín ju in tó mọ̀ pé òun fi rówó gbà lọ́wọ́ yín lọ ó kàrí sọ fún yín pé àà yóò jọmọ lálá ṣùgbọ́n tó bá ti ń pé ọmọ báyìí báyìí báyìí ó láwọn nǹkan kan tẹ́ẹ̀sẹ̀ ó láwọn ètùtù tẹ́ẹ̀sẹ̀ òun fẹ́ fi ń jẹun nù so òun fẹ́ fi ń jẹun nù bóò ni bóò lòun ṣe jẹun tẹ́yìn ò bá dààmú tẹ́ẹ̀ bá wá sọ́dọ̀ rẹ̀ tẹ́yìn ò bá fi ìsìláàmù yín tẹ́ẹ̀ bá fi tayín bóò lòun ṣe jẹun so ìtumọ̀ la ilaha illallah èyàn gbọ́dọ̀ kọ ìjọsìn fún gbogbo nǹkan míì táyàn jọ́sìn fún kò bá jẹ́ bàbá yẹn ní jọ́sìn fún yín kò bá jọ mọ́ yẹn kò bá jẹ́ fáyàn kò bá jọ kọ kódà kò bá jọ kọ kò bá jẹ́ ìyàwó yẹn ó jẹ́ ìyàwó ni ò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu bójọ́ kọ ni ò ní ń ṣe ẹbọ àyìn ò gbọ́dọ̀ bá wọn dán wò èyàn ò gbọ́dọ̀ bá wọn dẹ́bọ wò bí i bá wọn dẹ́bọ wò láyé yóò kábàámọ̀ lálẹ́kẹ̀ẹ́ ìtọ́ fún mi ní ẹmọ lépo aládàkìní rúrì sínú ẹ̀ ọlọ́run ní kó bá yẹn èèyàn ọmọ mi ó yá yáyáyá gbogbo àìsàn tí ń ṣe lọ́njọ́ mẹ́ta tó fẹ́ máa pọ̀ yìí ó ti kọjá ojú lásán kí ní kọjá ojú lásán kí ló kọjá ojú lásán ta ló sọ fún ọkú kọjá ojú lásán sẹ̀bẹ́ nìkan sẹ̀bá nàbì sallallahu alaihi wasallam náà ọmọ alákọ̀ọ́kọ́ kú ọmọ ẹlẹ́ẹ̀kejì kú ó gbà tó dorí ẹ̀kẹta sánẹ́bí sọpó kọjá ojú lásán ìwò ìwò kẹ́kọ̀ọ́ kẹ́kẹ́ lára nẹ́bì ni sì ń pariwo ń pariwo ta ló nífẹ̀ẹ́ ànẹ́bì ń pariwo pé ta ló ànẹ́bì ọmọ aláàkọ́ kú ọmọ ẹlẹ́ẹ̀kejì kú ọmọ ẹlẹ́ẹ̀kẹta kú ọmọ ẹlẹ́ẹ̀kẹrin kú Ànábì sallallahu alaihi sọ pé kọjá ojú lásán fa òjíṣẹ́ Ọlọ́run ọbọ̀ ní eh, eléyìí ti kọjá ojú lásán a ń bèèrè tà sí kí lọ́wọ́n bá ti gbà lọ́wọ́ tí ẹ ó ti kọjá ojú lásán lọ́dọ̀ tí ẹ kò sí ẹmọ́ jókòó látara ìmọ̀kan àwọn náà wọ́n tún mọ́ sọ fún ọkọ̀ lọ sí di ẹbọ àbí látara kí wọ́n mọ̀ wọ́n kàn fẹ́ sàbúrú náà ẹlòmí látara ìmọ̀kan tóhun náà ti rẹ̀ àìlé lórí ni ìyá kì ní ẹmọ́ jòkó tẹ̀tẹ̀rẹ̀ eléyìí e sojú lásán mọ́ ẹmọ́ jòkó tẹ̀tẹ̀rẹ̀ eléyìí e sojú lásán mọ́ wáyé pé ẹ̀ẹ̀mẹ́ni kankan náà ni ẹjá mú yí lọ bí kankan so wọ́n sọ ní sọ pé kíní ìwọ ló mọ ibi tó ń lọ ọjà tí Ọlọ́run bá ní wọ́n ń bá dáwò pọ̀ kìí ṣe pé kó wá mọ́ kí a mọ́ kìí sojú lásán náà mọ́ kí ní jẹ́ pé kìí sojú lásán kí ní jẹ́ pé kìí sojú lásán èwo lójú lásán so gbogbo àwọn nǹkan yìí gbogbo àwọn nǹkan tí la ilaha illallah fi ń bàjẹ́ mẹ́lòmí lára ni ṣàhádà lásán nífà ibi ṣàhádà lásán lẹ́lòmí ló ti ń fèèlì ó sì lóhun òfin mọ́ tí ń jẹ́ islam ó sì ní ẹnìkan àmọ́ kọ́mù ń pa islam àwọn tó ṣe pé àwọn bí àwọn sínú islam ni wọ́n bí ẹ̀kọ́ lè yẹn fi ń gba lèyàn fi ń gbapò kẹ́bí ẹ̀kọ́ lèyàn fi ń gbapò tó bá jẹ́ bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn tí yẹn ń gbọ́ Abubakari Abubakari ni umaru ni àwọn kọ́lá àbámọ̀ gbọ́ so bóyá àwọn ọmọ anẹ́bí sallallahu alaihi wasallam àwọn ọmọ anẹ́bí àwọn lámùkà ma gbọ́ pé àwọn tó yẹ kàmà ti síwájú ni so nítorí náà orígun méjì ni la ilaha illallah yìí ni aláwọ̀kọ́ kakọ́kọ́ pé o ní jọ́sìn fún kankan kò bá jẹ́ wòlíì àwọn èèyàn lọ sí ọ̀dọ̀ wòlíì ni wọ́n lọ ń gbà àlùbáríkà ni àbí wọ́n alábàbà níbi mọ́tò rẹ̀ ó yá gbogbo tẹ́ bá fẹ́ tọrọ bíbà ẹ máa tọ́ a sì kábàrí fún yín lẹ́yìn alásàrì láàrin alásàrì sí magiribi náà ẹwà a ẹ̀lẹ́ máa tọrọ tó tọ́ yíwọ́n má bá wọn sí o ẹni bá fi wọ kábàrí wọn tí ń tọrọ nǹkan lọ́wọ́ ẹni tó ń bẹnu sàárè ó táwọn èèyàn sì ń tọrọ nǹkan nú rẹ̀ níbi nídìí rẹ̀ mélòmélò kábàrí tí ó sẹ́ tó yí pé ògúnfe ni wọ́n dú sínú kábàrí ògúnfe òun náà jù sínú sàárè ẹlòmíì sì ń tọrọ lọ́wọ́ ògúnfe láti bí láti bí ọdún mẹ́wàá èyí tó ṣẹlẹ̀ ní ẹ̀nà wọ́n fún kan nú àwọn sàárè táwọn àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ tán pẹ̀lú àwọn mùsùlùmí yìí kò ní èyàn náà ní kúnú láti pèyàn bẹ́ẹ̀ ẹni tí ó kùnlá Ọlọ́run Ọba ìwọ tó kùnlá tọ́lọ́run Ọba fẹ́ tó torí àdánwò tó lọ kóra rẹ̀ sínú ẹbọ tó torí àdánwò tó lọ kóra rẹ̀ sínú ẹbọ ìkannú àwọn sàárè táwọn eh, mùsùlùmí ẹlẹ́bọ yìí tó ma ń bọ yìí ìkannú rẹ̀ ma ń fún wọ́n rí pé ògúnfe náà pa sínú sàárè àṣẹ́gúnfe náà ń pè látijọ́ yìí fala hawla wala quwwata illa billah kí ẹ̀ máa tẹ́ ń ṣe o àdánwò ń bẹ láyé ọlọ́wọ́ bó sì jẹ kárí àdánwò gan bó bá sì ṣe ń ṣe tọ́lọ́wọ́ bá sí ní ṣe tọ́ ní ó sì máa fẹ́ fà ọ sí so kí lè yìí àfin sàlàyé fún wa kí ni túnmọ̀ la ilaha illallah bí nǹkan bó kọsẹ̀ nǹkan mí ni ó pè kò ní rántí Ọlọ́run Ọba bí ó pèpè yóò tún fọlá kìíní sí ṣé dandan ni kéèyàn kí bú sí gbogbo bá ṣé dandan ni kéèyàn fọlá sí ni ṣé dandan ni kó fọlá sí gbogbo bá ni àbí ṣé dandan ni kó tiẹ̀ fọlá sí ni pé ẹ mo fẹ́ ọlá ọlá bàbá lágbájá mọ́ fọlá kẹ̀kẹ́ sí mọ́ fọlá kẹ̀kẹ́ sí tó bá gbàgbọ́ pé ẹ mo kàn fọlá sí nítorí pé nítorí pé ẹ mo ẹ nítorí pé bàbá kìíní lọ́lá ní kẹsẹ pé torí pé kìíní ni ìran kan náà wọn rẹ bọ́ ni bọ̀ tí yàn bá ní à torí pé bàbá alágbájá gangan ni ó gbà á lì eléyìn ó sì dẹ̀lẹ́bọ̀ ní tiẹ̀ kí ẹ mọ́ kí ẹ wulẹ̀ pọ́lọ́wọ́ bá tààrà kí ẹ wulẹ̀ pọ́lọ́wọ́ bá tààrà ìtumọ̀ la ilaha illallah ni Ọlọ́run bá kò ni ìtumọ̀ kí là ń pè ní ìjọsìn kí tún ní kí ní ìtumọ̀ ìjọsìn in tí ò tún yáwọn èèyàn ni ní ìjọsìn o pé ìrun mọ́ ẹni tí ò bá sáà ti kírun fún nǹkan mí à òun o in tá ń pè ní ìjọsìn ó kóhun tó pọ̀ sínú so a sì máa wọlé insha Allahu ta'ala níbi ìjòkó tí ó mọ̀ síwájú kọ́lọ̀ kó wá mùsùlùmí kó mọ̀ wá ẹlẹ́bọ tí ó mọ̀ bọ sàárè ẹlẹ́bọ tí ó mọ̀ lọlé àwọn yẹ̀míwò àbúnjálà bí àfáà ló pẹ́lá rẹ̀ ní àbí wòlíì gbogbo táwọn Yorùbá mọ̀ pé ìwọ kí ló kàn pẹ̀lú rẹ̀ ṣe bí Islam ti ẹni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó dákan mọ̀ iṣẹ́ ọmọ aljanna ní wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń pè ń wòlíì iṣẹ́ ọmọ náà samusamu ní ṣe iṣẹ́ ẹlẹ́bọ ní ṣe fà yí ló kàn wọ pẹ̀lú rẹ̀ fílẹ̀ ìwọ dájú kọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fún ààrẹ Ọlọ́run Ọba kó bá wá mùsùlùmí ò kó má mùsùmí ní mùsùlùmí ẹnu mùsùlùmí tí ò nílé ní sùúrù tádàwò nílé ní sùúrù tí mọ̀ mẹ́ ní à ó ti kọjá ojú lásán هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك